الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين النبي محمد صلى الله عليه وآله وسلم وصف ما في بني الإسلام على خمس يجب سواني بحديث عبد الله بن عمر رضي الله عنهما أبو عبد الرحمن أن بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت أو وحج البيت وصوم رمضان حديثة كاليفوريا واي أنتو كوالوسي بيبي الحج كيان سي حج àwọn orígun márùn nínú àwọn orígun léyìí tó ṣe pé islamu jókòó lé lórí as a whole ni gbogbo mùsùlùmí tẹ́yẹnyẹ láyé nádẹ́mà ipé kódà àtàwọn christian àtàwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí gbogbo wọn ni wọ́n mọ̀ pé kásìsẹ́ hajjú nínú nǹkan tí ẹ̀sìn islam tí ó pò wá lọ́nà iṣẹ́ hajji wá a mọ́ ná dúkìá a ma ń náwó a ma ń ná ara a ma ń ná agbára a ma ń ná àsìkò láti lọ fi ṣe látara kíni látara ìbàbàrá hajji yẹn ọlọ́n sọ ní Kùránì alhajju ashhurun ma'lumat hajju tẹ́ ń wo yẹ̀wò àwọn àsìkò kan tó wà specific ni tẹ́fẹ́ wọ́n pé Dhul Hijja ní tẹ́mù Dhul Hijja àwọn èèyàn lọ sí ẹ̀ẹ́ eh, Makka Madina àti gbogbo àwọn ayé hajj wọn lọ́lọ́fin sọ ní Qur'an látara ìbàbára hajj ike walillahi ala nasi hijjul bayt ọlọ́run ni dandan ni ọ̀rọ̀ yẹn ló jẹ́ fáwọn èèyàn hijjul bayt man istata'a ilayhi sabila fún gbogbo tó bá ti lágbára láti lọ sí hajj wa man kafara ẹni tó bá wá ṣe kèfèrí yálà látara pé ó tako iṣẹ́ hajj ni àbúhùn ní síse hajji tó wọ́n pé kí ni kíná fi ń ṣe náà fa inna allaha ghaniyun anil alamin ọlọ́wọ́ bá rọrọ̀ kó ní ara àwọn èèyàn kí n sí kébí àtẹ́ bá lọ bẹ̀bú yẹ lọ́lékún owó ọlọ́wọ́ bá abẹ́ lékún dúkìá kan fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn làdẹ́ bí tó fi a fahujju anabi sọ sallallahu alaihi wasallam kí dájúdájú Ọlọ́run ọba ti ṣe iṣẹ́ hajji ní ọ̀rẹ́ yẹ fún yín ẹ̀yà máa ṣe hajji yẹn gbogbo àwọn eléyìn kọ́ àtàwọn ẹ̀rí mi léyìí tí mùsùlùmí léyìí ta ti mọ̀tẹ́lẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ nídi ká ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wa o ń tọ́ka lórí pé ká kọ́kọ́ máa ṣe hajji nǹkan tó wà nínú ẹ̀sìn islamu bá ń ṣàlàyé abúrúkà fún aláwùjọ àwọn èyí tí ìfúrasá burú yẹn aburú yẹn o ní ká mú àwọn nǹkan tí ó jẹ́ gbáǹkọ́ gbì fún àwa mùsùlùmí àwọn nǹkan tí ó wúwo lẹ́mìíwa àwọn nǹkan tó ṣe pó lágbára tí mùsùlùmí èkín ṣe kíní tí èkín fi ṣeré káwa mọ̀ lẹ́yọkọ̀kan ká bẹ̀rẹ̀ sí ká bẹ̀rẹ̀ sí ní máa pẹ̀lú àníyàn pé a fẹ́ sọ́dẹ̀ àwọn èèyàn ń sẹ̀bí lè láà a fẹ́ lé àwọn èèyàn kó níbi ẹ̀sìn ọlọ́run ọba yẹn subhanahu wa ta'ala wallahi síbí lánàá àwọn amọ́gbọ́tà nípa àwọn bàbá wa wípé wọn a máa rìn lọ sí hajji wọn rìn láti ru bí i àwọn Africa bíbí àti láwọn lumi hatta láwọn Asian countries náà wọ́n rìn wá one year wá one year padà sílé nítorí pọ́fẹ́ ṣe kí ní o wọ́n fẹ́ ṣe hajj so ilé ń tọ́ka lórí bí wọ́n ṣe bàbára hajj bí wọ́n dẹ̀ ṣe pọ́nlé bọ́dẹ̀ ṣe rí wípé à nǹkan tó ẹka máa ṣe ní o ilé dẹ̀ ń jẹ́ tẹ̀sídíkù ọ̀rọ̀ ya'tina min kulli fajjin amiq ẹ kéde láàrin àwọn èèyàn ipé hajji ní o àwọn yóò máa wá lórí gbogbo nǹkan gùn tán bá lè gùn hátà lórí ẹsẹ̀ wọ́n máa wá wọ́n máa túwá wá sí ilé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní hadithu tún wà ipé níjọ arafa tánàbí al'arafa hajju níjọ arafa tánàbí bá wà lórí harafa ọlọ́wà pé àmàláìkà pé sì bá àwọn ẹrú mi tẹniwọ̀n ní ṣìbáwọn ẹrù mi yẹn náà sọ labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik Allahu akbar kabir in ta musulmi ma wí nínú hajji ni ní hajji gbogbo musulmi ayé wọ́n wà nínú aṣọ ihram wèrè tó ní wọ́n ṣe iṣẹ́ wèrè nínú hajji wèrè lè yíò kìkín ṣe kò mọ́ ń ṣe ní o ẹ má dà o ń gangan ní wèrè nítorí wèrè ká jáde ó ní iṣẹ́ hajji wèrè ní ma ń ṣe musulmi ló náà pèrà rẹ̀ o a níṣẹ́ yẹ ti àmọ́ iṣẹ́ yẹ ti wà láwùjọ oníkálùkù rẹ̀ wọ́n ti tírẹ́nì àwọn èèyàn lórí iṣẹ́ yẹn islamu la fẹ́ wó a máa lè ríwó lẹ́ẹ̀kan máa yẹn náà a máa yọ díẹ̀díẹ̀ lára àwọn èèyàn ni àwọn yóò wọ́sọ ihram wọ́n wọ́sọ ihram àtolówó àtolòsì àtọmọdé àtàgbà tó bá ti jọ́kùnrin gbogbo ìdí same aṣọ yẹn lẹ́wọ̀ ẹ́ gbogbo yóò di sàwà ẹ̀dì dédé ó jẹ́ president ó anything tó bá jẹ́ ó bá jẹ́ olóòjù gbogbo ayé tó bá débẹ̀ yẹn kọ́ ó wọṣọ ihram tó bá fẹ́ sí hajj wìrìtán sọ̀rọ̀ rẹ̀ yẹn ó ní wọ́n rí òun ó ní ṣe gbúwèrè ní mọ́ rí òun ó hajj iṣẹ́ wìrì ní tó bá dé mọ́kà orin ìwò kò sẹ́ tó ní kò rìn owó àfi tó bá kí bí ábí àwọn ẹlẹ́bọ̀ bí mọ́kà tàná lọ sí fẹ́ sí àwọn náà máa ń ṣe àtọ̀wáfọ̀ orílẹ̀-èdè òun là ní kan sọ sallallahu alaihi wasallam pé wala yutafu bil bayti wala yatufu bil bayti uriyana èyàn gbọ́dọ̀ sí tàwáfù ilé ọlọ́wọ́ ọba ní òwò mọ́ àwọn ará mọ́kà náà sí ń gbà àwọn kèfèrí dẹ̀ làwọn olówọ́sọ ihram ṣé kò wọ ihram ó wà wọ́sọ ihram aṣọ táwọn èèyàn ń wọ̀ ibi táwọn èèyàn ń dé tó mi ń bọ́ lójú àwọn èèyàn wọ́n lọ́gbọ́n sọ ìsúfì ni eré àtàwẹ́wà ni àwọn náà dé maka eré náà lọ sí ń bẹ́ wọ́n pọ̀ mẹ́ náà lọ wọ́n náà tọba wà ní mọ́ tọba ráwọn eré ẹ̀rí pé jóní náà tún sọ ájì di prank tán fi ń ṣe tán fi ń trend lórí social media tí ìyẹn orí ìbò kan tí ń ṣe dùwà tí ń sun ẹkún wọlé ayẹyẹ ẹn tó kẹ̀kẹ́ bá rọ̀ alá omi ọkà mọ̀ bọ́lójú ọ̀ ní ma reason gan ayé bẹ̀rù ọlọ́run ni ayé sẹ̀kínà ni ayé ìtútù ẹ̀mí fún mùmínì ni bá débẹ̀

kí ní òkòkò ààrẹ ọ̀kan ṣe bákaná tó bá rí àwọn èèyàn from different race from different nationalities different colors different everything gbogbo yín aṣọ ìrọ́mù ni white táwọn yẹ bá tó around the Kaaba tí wọ́n kírun gbà ọlọ́mọ̀pọ̀ german kàkà ṣe é ṣe ìmìnà nìyà rí kí gbọ́n ni ara aṣọ kan ilé ìfẹ́wọ̀ lá white lọ gbọ́dọ̀ ìhọ́mù yìí ni tàzálùlẹ̀n wata abúdan lillahi azzawajallu ẹ máa dá wèrè tó láwọn yẹn lọ sí wèrè níbi iṣẹ́ hajji ló ń wo ó ní wọ́n rí èwo ń bẹ́ àwọn obìnrin òyìn wọ́sọ yẹ̀rọ́m tẹ́ tó bá jásọ yẹ̀rọ́mù lọ ń pè ní èwo ni obìnrin kí ń wọ gbànà àbí bẹ́ẹ̀ abẹ́ẹ̀kan <laughs> obìnrin ń wọ sáwọn náà rí èwo iṣẹ́ wèrè làwọn lọ ń ṣe ń bẹ́ kèkí ń ṣe hajji táwà mùsùlùmí lọ ni wọ́n ń sọ yẹn bóyá àlìjẹ̀nú súfí yín ló ti gbé ọlọ́bò mí tó ti lọ ya wèrè ń bìkan tí ẹ̀bẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí mùsùlùmí lè sọ pé iṣẹ́ wèrè lẹ́nà ń ní hajj iṣẹ́ wèrè wèrè hey mọ́ tán pẹ̀ wèrè ní ẹn tí ò nílàkà ìyẹn náà ọlọ́ọ̀bá ń sọ fá kálọ́mọ́ iṣẹ́ wèrè ní hajj nìyẹn ọlọ́run sọ fá nẹ́bì rẹ̀ pé iṣẹ́ wèrè ànábì náà ṣe kí ní tí ń sọ yí o ànábì wọ́n sọ pẹ̀lú kí ní nífà wallahi ní ọkùnrin yẹn so anábì náà wọ́ sọ rẹ̀ pẹ̀lú àwọn sàhábí anábì àwọn àjọ ń sáré wèrè káàkiri àrándì kàábà gbogbo iṣẹ́ hajji tó ṣe pé àwọn anábì ọlọ́run ṣe anábì ibrahim aleyhisalam púpọ̀ nù kátà ń ṣe oúnjẹ látara ń tánábì ibrahim aleyhisalam ṣe hajar wàtàkìdù min makọ́mi ibrahima musalla ibi tí ibrahim ti kírun alẹ́ ìsàlám ọlọ́nsọ̀ ní kòrán ó padà ó ní mọ́ntánbítánpé ní mọ̀kọ́mù ibrahim yẹ ta ló kọ́ kàábà ibrahim alẹ́ ìsàlám wa ismail wa idh yarfa'u ibrahim al-qawa'ida min al-bayt wa ismail ẹwọ nǹkan báyìí náà ayat min al ahadith min an sallallahu alaihi wa sallam fàkọ́rọ̀já majinúnù fàkọ́lá innahu majinúnù wèrè kan wá jáde ó ní wèrè lòun ó láwọn wèrè a ní ó dájú pé ibi hádíyà wèrè tí sí fi ń gbẹ̀yìn ibẹ̀ lọ́lọ́ kìí ṣe hajji lọ́lọ́ bí a kánò lọ́lọ́ àbí mẹ́ẹ̀dúgùrì kí kò gúdọ̀ jẹ́lé ọlọ́run ọba bèèwọ̀ ibẹ̀ lọ́lọ́ eh Allahu Akbar kódà sẹ́rí kìíní a mu àmàrọ́tù làwọn kìíní sẹ́ plan àti wó àwọn musulmi àfúra ọ̀gá wọn Felix yẹn ọ̀gá wọn àtàwọn yòókù yẹn wọ́lá ìplan tán ní fún Islam ni gbogbo musulmi ayé lẹ́ni gbogbo àwọn tọ́bá lọ sí hajji ẹgbà tí ẹ̀ fi kéré náà táwọn bàbá yẹn tọ́bá dé láti hajji ẹwà àwọn obìnrin tọ́mọ fún wa táwọn ìyá bá dé láti hajji ẹwà àwọn obìnrin tọ́mọ fún wa sẹ́yìn gbọ́ ni táwọn ìyá yóò dé pé ah ọ̀lá maka ah olóò níbi ṣe wọ́wá o hé ha tẹ́bá dé maka táwọn bàbá yìí ròyìn ròyìn ròyìn débi pé ẹni tó bá dé láti hajj àwọn èèyàn máa lọ bẹ̀ àwọn ọlọ́mọ pé sí ilé rẹ̀ tábẹ̀rẹ̀ ah hmm, bàtà dé kaaba bàtà dé Muzdalifa ah bàtà dé kínan pé lẹ́tẹ́mọ̀ ròyìn tí ní yóò mọ̀dù pé ọlọ́wọ́ gbogbo sẹ́kù sínú àdúrà táwà mùsùlùmí mọ́ ṣe nígbà ọlọ́wọ́ ní fi mọ́kà sí wọ́wá o sẹ́kù sí mẹ́ ni wèrè ní wèrè làwọn lọ́n ṣe ń bẹ́ láti fi yẹ pẹ́rẹ́ hajj yẹ láti fi useless ọlọ́ọ̀bá dànù pé ọlọ́run mú ní wèrè lọ ní àmà sí wèrè wọlé ìrọ̀dùbìlá Allahu akbar ó wá ní wèrè ní dáhùn sí ó dáhùn sí tó bá dé Mákà wèrè ní dáhùn sí ihun wọn ní dá sí ihun wọn ní ok àwọn tó wá ní wọn naturally àwọn èèbó tí wọ́n máa ń gùn ṣé wèrè ni wọ́n ni alọ́kùnrin yìí ó ń gan wèrè ó dájú kò wèrè because bóò lọ́sí máa pe irun kúnkún ní wèrè ṣe ń rí ẹkún wà unkempt ní tí mo bá tó bá wà unkempt bó ṣe àwọn ilé lọ́mọ tí ń rẹ̀ tí ń ṣe kókó waves báyẹn àwọn ìbò inú tí wọ́n sàmọ́ kún bẹ́ẹ̀ nẹ́bẹ̀kọ́ kódà àwọn ọkùnrin inú tí ó tún débì tí ó tún lọ sẹ́yìn ṣé wèrè ni wọ́n ṣé kìí ẹni ṣé wèrè ni ọwá ni ẹ̀ntọ́bá ọ dárun mi ṣe lè kún mẹ́ ọlọ́fi sí hajj àti sáà mẹ́ṣọ̀ pé ọwọ́n fi ìkẹ́lẹ̀ tọ́ lè fa láàbá fi ma ń sọ pé hátà tó afẹ́ṣẹ́ tàmọ́túnrùn tó sì múnrọ̀ wọn hajji tó bá ti fẹ́ fáyín ọlé ṣe kí ni o tẹ̀ksíyèr wọ́n ni pé méjì ni aida tẹ̀ksíyèr àbí alhalq aida kọ ra kọ sọ́rọ̀ kọ ra gẹ́mù díẹ̀ kọ gẹ́n lò àbí kọ so almuhim ni pé kí ni wọ́n wà ń bẹ̀ tọ́ fà á tó bá fẹ́ ṣe the best ni pé kọ ra lóòrẹ̀ so da tó bá parí iṣẹ́ hajji ó lè ṣe kíni ìrun ó wà ń bẹ̀ tó lè fa so yí báyìí àbí so kìí ṣe pé bí a ní pé kíyàn dáhùn sí bí wèrè yíká wá ń ṣe kíná ń pè wallahi ọ̀rọ̀ tó sọ yẹn o àwọn olóòsà àwọn aláṣìṣì àwọn ni wọ́n ṣáájú rẹ̀ sọ̀rọ̀ yẹn kìí ṣe àwa mùsùlùmí abadan ẹjíkẹ́ káyà ka fún wa bí i kálíbà wọn pé kì í sáà musulmi là ń sọ̀rọ̀ rẹ̀ gbàtọ́lọ̀ sọ ní Qur'an ipi laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqq la tadkhuluna al masjid al harama in sha Allahu aminin muhallikina ruhusakum wa muqassirin la takhafun ọlọ́run ni laqad sadaqa Allahu rasulahu ru'ya fatu makka bẹ̀rẹ̀ láti bí sulhu Hudaybiyah la tadkhulunna al-masjid al-haram insha Allah aminin ẹ wọnú masjid al-haram yìí ilé Ọlọ́run àbẹ̀wọ̀ yìí ẹ wọnú rẹ̀ aminin lẹ́ni tọ́kàn rí ó balẹ̀ muhallikina ru'usakum lẹ́ni tí ẹ ma fa orí yín tẹbá ti ṣe àwọn ṣe hajji bàbá wèrè àwọn obìnrin àwọn ìwọ̀n ń fàtí wọ́n gbà náà obìnrin tí ẹ̀mọ́ ní akọ́bìnrin aslan wèrè lóbìnrin wèrè láwọn ìyàwó tó kó sílẹ̀ àti ìyá rẹ̀ wèrè gbogbo wọn àbí tó rá àmọ́ nírun bẹ́ẹ̀nà ẹ̀bẹ̀ẹ̀kọ́ ni ṣé wèrè ni wọ́n kó gbẹ́dájọ́ lé wọn lórí ni wọ́n náà wọ́n ni àwọn wa wọ́sọ̀ kan àwọn wa wọ́n hó àwọn àmọ́ sákilé kan àwọn àmọ́ ṣe kíní bí jẹ́ ń ṣe náà ni ó àwọn ó ní wèrè ní ṣekíní kan wèrè ní lẹ́kọ̀ ọlẹ́kọ̀ wèrè ní lẹ́kọ̀ ọmọ akẹ́wẹ̀ẹ́ wá ń fi àjásà sí lẹ́yìn láwọn ọmọ òsì àwọn ọmọ ọ̀sà tán kókún kó báyà wèrè ní lẹ́kọ̀ náà mọ́ ń bọ̀rà kíníkà wèrè ní lẹ́kọ̀ ẹmọ̀kọ̀ tí yóò ah ok àwọn pebbles kéèkéé ta'abudan lillah tí náà yàwó mọ̀dùkú àtọ́ àti ilẹ̀kùn máa ṣètání dékẹ́ bí tí ma ń ká mùsùlùmí lárádé òun ma ń rò bí a ṣe tó ń gẹ̀gẹ̀ ló wà nínú kìní yẹn òun ẹlòmí àgbé tí a fọ́ pé oṣù ní dá fún ọ̀ṣẹ̀ ìtọ́nù yìí lákàrà ìkórira tó ní agbára táyẹn nífú ṣètọ́nù àmáwẹ̀lẹ́ nǹkan yóò habibú na ṣètọ́nù lẹ́nàs wọ́n jẹ́ káwọn yẹn mọ́ nífẹ̀ẹ́ ṣètọ́nù mo wá fọ́lọ́m̀bí ọ ní ìsinmi báyìí ọkùnrin wa ní iṣẹ́ wìrì onítọ̀ ọba ó wá lámọ́lẹ̀ pé bọ́ọ̀bá ilé iṣẹ́ wìrì ó lè lọ́mọ́ká irọ́ ni ibi hadera súfí ó sì wìrì lẹ́lọ́ ń ṣe ṣe ẹni tó nù pé kí ní kan wà ní tí ò yáwọn súfí ni pé tó bá fẹ́ ṣe súfí tó bá ya wìrì ó lè ṣe súfí dáadáa súfí tó bá ya wìrì wọ́lọ́ àwọn fídíò pọ̀ mi ṣebí wà wèrè kan jáde nínú aláìpẹ́ yìí ó lóun wà nínú alúwà ihun ti dí ó ti takókó ma lórí ó gbogbo dada òsì ó ṣe pòpì báyìí ló ṣe ó tó bí ìkúkù mẹ́ báyìí tí ihun ti ṣe pàlàbà ó wá rí bí wèrè wèrè gẹ́gẹ́ ti ẹni ẹmọ ẹ̀yìn tí nù mí gẹ́gẹ́ wèrè ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́yìn ṣe wèrè náà ẹmọ ẹ̀yìn ó yá wèrè yóò kó tẹ́sùbá bí 50 sọ́rùn rédíò bí 10 tẹ̀lé sí Royal FM tẹ̀lé sí Midland FM tẹ̀lé sí 99.0 kórí sport orí sí bí mẹ́wàá sọ́wọ́ dé gọ́bù bí mẹ́sàn-án ẹlòmí inú wọn gbé lántàrí lọ́sàn gangan lántà wọ̀lọ́ ìkànbẹ̀ ládùgbà lókè mẹ́rin òun a gbé lántà wá lọ́sàn atánná sí olóhun òrí náà gbàtọ́kẹ́ ẹ̀fẹ́ wèrè làwọn bọ́bá ṣe ya wèrè tó lọ ṣe lè ṣe súnfí sí ọwá gbé lántà káàkiri lọ́sàn báyìí ọwá gbé lọ́sàn báyìí ẹmọ tí wà sí ni olùwádúó olùwájẹ́ ìdókò ní mọ́sílásí olùwádúó fún wákàtí kan yíwa ma wo mẹ́ fún wákàtí kan kò ní kò mẹ́ àyíwa ma wo báyìí pé wọ́n wà dá pé wọ́n wà pẹ́ ti bíbà àwọn wèrè ní àwọn wèrè ọlọ́kà wèrè aláṣọ wèrè onígò wèrè onífìlà bẹ́ẹ̀ṣe pọ̀ bámúlà rí nìyẹn mo kàtàwọn súfì kan àwọn ará India ni wèrè tó pọ̀ mẹ́ àwọn wèrè tó ẹkàn gọ́ọ̀mẹ́ntì kó lọ sí aro psychiatric hospital àwọn náà wá ń pè ẹ̀sẹ̀ islamu wèrè ẹmọ tó ma ń pè yìnà ọkùnrin ni o àmá sóbìnrin ni ma ń wọ̀ àwọn súfí wá ní ìyàwó ọlọ́run ni ibi tá wèrè ẹ̀ wọ́n ní ìyàwó ọlọ́run worst fáwọn ní débi pé ẹni tí má ti ń ṣe wèrè ní mọ́ pé ń wòlí lọ́dọ̀ wọn àwọn náà tó wá narrate ṣe wèrè rẹ̀ fún wa àwọn náà tó narrate pé wèrè lẹ́ni yóò mọ́ wòlí ni wòlí ẹni ọlọ́run tí ó wúyí ìwọ̀lọ́wọ́n sọ ipé ẹyìn kìníkan ìsìláàmù kìníkan àwọn náà mọ́ nípa àwọn sàlàfí yóò ní dẹ́sìn rú ẹ̀wọ́lẹ̀ tó ti sọ sínú gbogbo báyìí in tó wọ́n fọ́nì ní wípé gbogbo àwọn ọmọ tàbí ń pè ṣé mọ̀ pé campaign yẹn lọ lọ́wọ́ lórí social media To ní agbára against the hajj débi páwọn míì nínú àwọn ni ní mùsùlùmí láwọn náà ti ń gbà tẹ̀jẹ̀ fáwọn campaign yẹn ṣé mọ̀ campaign yẹn ni ẹ wá lọ waste 10 million naira 10 million ẹ wá lè lówó mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ wá lè lówó 10 million ẹ ko lo lọ hajj ẹ lọ bó Saudi lówó so àwọn èèyàn a wà ní time tó ipá àwọn èèyàn gbógun ti ṣe hajj yẹn gbogbo ṣẹ́ ẹgbà sọ fún yín gbogbo àríkánù ní ìsìláàmù lẹ́yọ kọ̀kan ni wọ́n jà lógun ìjọ wò láwọn sọ̀rọ̀ yẹ bó ṣe ń ṣẹlẹ̀ kíákẹ́ pẹ̀ because ṣẹ́rí tó bá ti gbẹ́sẹ̀ kan báyìí àwọn onísùnà ti mẹ́bìtán lọ mọ́wùlẹ̀ dàmú àti mẹ́bìtán lọ ẹsẹ̀ tó gbé àti because àti màá tán gbé wù rẹ̀ lánàá adẹ̀ ti mẹ́bìtán já sí ẹsẹ̀ wọn ni wọ́n náà gbéhun tó bá jẹ́rẹ̀ lọ gbé ní àwọn kemù ibi tẹ́lẹ̀ ń lọ ní ó kàn sáàsì sí ni àti mẹ́bìtán lọ ní ti ẹ̀ so kẹsẹ̀ tẹ́ ti gbé wallahi a ti mọ̀ pé àádìmù àdínì ni ìbá ẹ̀sìn jẹ́ kò ní sẹ́sìn mẹ́ ẹfà àwọn kò ní sí ẹ̀sìn kankan mẹ́ àwọn ọmọ wèrè wèrè èsù yẹn wọ́n tẹ̀ yóò wà mọ́ ṣe fídíò tó máa wà níbi kí ní Ọ̀ṣun Òṣogbo wọ́n ṣe fídíò kan wọ́n ṣe kíníkan yóò gúnjò ní ní ibi Ifẹ̀ àbí kíníkan ìrò bí ẹjú bí 15 sí 17 lọ wọ́n ṣe fídíò pé ah, àwọn Yorùbá náà 10 million mọ́tò mẹ́rin lọ́wọ́ wá sí Ọ̀ṣun bí ẹgbà náà ṣe pọ̀ ẹmọ bọ̀wá bí ẹmọ́ dáwọn lóhun wọ́n kàn gbówó yín ni ó iníkà kìníkà kílẹ̀ ń ṣe ń bẹ́ẹ̀ ilé dúdú kan lẹ́yìn náà lọ ń sìn iníkà ẹ̀yìn náà lọ ń ṣe kíní ni àwọn náà tí wọ́n ti ṣe campaign yẹn tó ti ní agbára gan ẹmọ èdè mọ́ra àwọn mùsùlùmí tó máa níkà ó tọ́ nífa ah, kí ni gan àwọn ah, kíníkà kíníkà wallahi ẹnìkan post Eh, àwọn ṣe kíni ipé àwọn agent kan ó fẹ́ máa ṣiṣẹ́ hajj ó wá gbá wọn ẹ̀dọ́kùn kan wá gbé fọ́tò rẹ̀ síbẹ̀ ẹ̀dọ́kùn ẹbá wa gba owó wa padà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ bá yàn gba ẹ̀tọ́ èyàn kí ní kẹ́kẹ́bọ̀n gbẹ̀tọ́ rẹ̀ ẹwà wo lálà sí burúkú bí comment so ẹni 10 million báyìí ẹ̀yin náà fẹ́ lọ waste sí hajj ah, hátà nínú àwọn mùsùlùmí so ẹni 10 million lẹ́fẹ́ lọ waste sí hajj ẹni ẹni àwọn kan kọ́sílẹ̀ pé in tí mi lẹ́kà àwọn Yorùbá ní ẹwà láà lówó ẹwà lọ ń waste 10 million <laughs> ẹwọ ọ̀rọ̀ ẹlọ ń waste 10 million ẹwà láà lówó wallahi ibi kí tó ti worst dé sí ẹ̀pá gbàmù àtọ́bí gọ́ọ̀mẹ́sì mọ́fà rí maka ipe ẹlọ hajj ipe bí àwọn sí ẹjọba gbé kí ní àkìnìkan àbí ẹlòmí ó lè láwọn èèyàn kọ́ fún wọn ẹni táwọn ẹlòmí ọbẹ̀ ẹ̀sùn mọ́ sọ ní kí ni èyí tẹ́lifún ní hajj kẹ́ẹ̀sì open business fún alẹ́nìkan sọ pé ah ẹ wá lọ hajj 10 million Canada sì ní 7 million lóhun ah ẹ ń gbèsè owó ya jama'a ya Allah wallahi kíní àwọn ọ̀rọ̀ yìí wọ́n ń pè ní wọ́n mọ́ kíníkà ní mudhihikatul mubkiyat àwọn ọ̀rọ̀ tí ó máa pọ́lẹ̀rin yóò sì máa pọ́lẹ̀kún because ọ̀rọ̀ yẹn so foolish so funny Then kí yóò máa pọ́lẹ̀rin gbogbo yẹn ó ń dùn yàn because ń best. jẹ́ ní yóò máa pàìlẹ̀kùn yóò máa sùkún sínú àwọn yìí worst gan wallahi àwọn yẹn wọ́n ṣe campaign against the hajj ó ní agbára gan ó ní agbára ó ní agbára ma fẹ́ bí ọ ìwọ òpònú èyàn yìí tó ń sọ pé àwọn yẹn lọ waste owó yìí bẹ́ẹ̀ ni in tó pálì kìí kàwà lára la waste owó síbẹ̀ tó bá pè tó wá bí a waste ló ń pè o in tó pálì kìí kàwà lára àádẹ́fẹ́ bọ́ ọlọ́ọ̀bá pàdé dáadáa ṣe pé wọ́n ti gbé principles kankan báyìí waste náà ń pè àbí tó bá 10 million lọ sí àjàbí 8 million waste náà ń pè àbí tó bá padà yá lóòtọ̀ ẹwà ń waste energy ẹwà ń kírun ṣe ìfẹ́ lómi ìgbàwẹ̀ wallahi èmi máa tẹ́kẹ́ ìgbàwẹ̀ nínú wọ̀mọ̀nà mùsùlùmí lómi ìgbàwẹ̀ ẹni kíni èmi ò yí lẹ́yìn lẹ́gbà ọlọ́n kíni mi ò gbà àwọn wèrè kan tán láfàlà wọn ló padà jáde sọ́lọ́wọ̀n lè gbá kí ní aláìrẹ̀ láìmọ́fẹ́ fi pàwà ní yóò mú padà sọ ọmọ wo target ní kí ní a ní plan ní gbogbo ẹ̀ṣẹ́ mú amọ́rọ̀tù níṣẹ́ plan ní gbogbo ẹ̀ lórí pé báwo la ṣe yọ haibáẹ̀sì yẹn ẹwù àwọn bàbá lánàá wọ́n ń rìn láti bí ìlọ sí Mẹ́kà ọdún kan náà fi rìn lọ sẹ́ because normally kódà kọmọ nímọ̀ nípa ẹ̀sìn tó bá kà jẹ́ ẹ̀ṣẹ̀ ní jẹ́ ká yàtọ̀ ẹ jí ká wú ẹ̀ṣẹ̀ tí jẹ́ káwọn dá yàtọ̀ yẹn tá bá ti wú ẹ̀ṣẹ̀ yẹn àwọn náà di sàwá pẹ̀lú àwọn kèfèrí in tẹ́mi ó kàfẹ́ kẹba ní jíṣẹ́ fọ́kùnrin yìí ọkùnrin tí ń sọ pé àwọn iṣẹ́ hajjíṣẹ́ wèrè ni ẹba ń sọ fún kó tún ẹ̀ṣẹ̀ islamu gbà wò fa innahu laysa bi muslimi kìí ṣe muslimi wallahi ó lè jẹ́ musulmi kọ́ sọ̀rọ̀ ẹ̀sọ̀ gbé kó tún ẹ̀ṣẹ̀ islamu gbà because alistihizau bi dini mi tó bá fẹ́ ẹ̀rí ayawa ní Qur'an tó lámọ́lẹ̀ pé tó bá ilé fẹ̀sì sí ẹ̀yẹ látàtàdìrú kọ̀dẹ̀kàfàntún bá da ìmáni sì bá fà ní ọ lọ́wọ́ koran kọ́ lọ́wọ́ tafsir ayam lọ́wọ́ sábàbù nùzúrẹ̀ lọ́wọ́ àwọn yóò tẹ́ fi hajji sí ẹ̀yẹ kẹ́ ń ṣe sọ́lá kẹ́ ń ṣe siyam ọlọ́run sì ní kúl abillah sí mi ọlọ́run ọba wà ayatihi àtàwọn àmì ọlọ́run ọba wà rasulihi àti òjíṣẹ́ rẹ̀ kuntum testahzi'u sóhun lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ la ta'tadhiru ẹ má mẹ́ excuse kan déwájú mi pé bá ń sáwàdá ní qad kafartum ba'da imanikum ọlọ́run lẹ́ ti di kèfèrí lẹ́yìn ìgbàtẹ́ ti jẹ́ múmìní ẹjá ṣọ́ra ẹjá ṣọ́ra jẹ̀má ẹjá ṣọ́ra fáwọn àbúrò a ní ìplànì tí gbogbo ọmọ ẹlọ́wọ́ àwọn ẹyàn Felix ni wọ́n láni táwọn ènìyàn ní fún ẹ̀sìn kí n ṣe kékeré ìjọ wo ni bàbá wọn sọ ní last week ní tún sọ wípé ànábì Dawud alayhi salam ó sì lọ pa ẹni ẹlẹ́ni ìdòkó fẹ́ fẹ́yàwó rẹ̀ ó sọ ànábì Dawud di àwọn ọ̀daràn ayé àwọn tán ma ń pààyàn tí wọ́n sì gbẹ́sẹ̀ léyàwó rẹ̀ àti dúkìá rẹ̀ ó sọ àwọn ànẹ́bí Ọlọ́run ti pààyàn pààyàn a pààyàn pààyàn Allahu akbar so wà hákàtà yẹ fàálù bú wọ́n sì máa yọ ẹ̀sìn yẹn ọ̀sì tí ń gbọ́ lójoojúmọ́ ọ rí pé bá ṣe ń sọ bẹ́ẹ̀ ní ṣe ń ṣẹlẹ̀ exactly because ó ti ní plan ibi tán lọ àwọn ènìyàn kì í ṣe mùsùlùmí bí wọ́n sì máa yọ ìbàbàrà ìsìn yẹ́kọ̀ lọ́kàn ènìyàn mú fọ́lọ̀mbíọ́ hajji báyìí ẹgbẹ́ ní ìsinmi ẹlòmí ti mọ́ dáwọ́ hajji kalẹ̀ ẹlòmí ẹgbẹ́lòmí two years ẹlòmí fi dáwọ́ hajji ẹlòmí ṣe business ni yóò ti mọ́ yọ lóṣooṣù kẹ́lẹ̀ ẹlòmí wọ àjọ ni pé 100,000 lóṣù àbí 200 àbí 300 àbí 500,000 lóṣù yóò tà ní pé ọdún méjì sí mẹ́ta ló fi dáwọ́ pé kódà ẹlòmí ń ṣe ní àjọ ráùndì pé tọba ti dáwọ́ tọdún ìwọ́lọ́kọ̀ ìwọ́lọ́lọ́ hajji ti next year mi ní kò ní lọ hajji ó yé báyìí àbí alùmítì ni ọlọ́run jẹ́ kí business wọn ṣe kí ní wọ́n rí bí kójọ lẹ́ẹ̀kan náà ẹwà wọn alùmí tọba ti ń kówó kalẹ̀ kan wá gbọ́ pé sẹ́ ìwèrè à àṣẹ́sẹ́ ní àjì ẹlùmí àwọn ní à náà ni èmi náà ń wò kiri mọ́mọ́ kìbúlà ilé ìṣẹ́ ń sọ àwọn ìwúdẹ̀

àwọn náà jí ó yẹ yí alhajjù laysa aminan àti sọ̀yìn dáadáa wọ́n ni hajjù kì í ṣe bí tó ẹkí ẹmọ lọ́wọ́ ẹmọ lọ́mọ́wó àmì ni yá jìdẹ̀ lọ ìbẹ̀lẹ̀ tún kó fún Saudi ẹmọ kó fún Saudi má àwọn yẹn wá sọ hajjì dìbí pé yẹn lọ kó fún yẹn kan tọ́kí tẹ̀ kó fún yẹn nífi yí tọ́lọ̀bà ṣe ń kọ́ pé kọ wàsílà lọ síbi wájìbù wájìbù ni bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ alìwàsílà ila shay'in ṣe dákì ṣe gbẹ̀tọ́ ṣe pá kó lọ́un òun náà láfi ríbi síse ọlọ́ọ̀bà á kó lẹ̀ náà ni nígbàtàwọn nǹkan mí tó bá jẹ́ mọ̀hàbọ̀rọ̀mátì gan tó bá jẹ́ kí bóyá kí ní ẹ̀lẹ̀ àbáhàrì fún wa káyà fọ́tò kẹtọ́ ẹ̀yà wa kálíbà lórí sí As a passport wọ́n yà fọ́tọ̀ wà síbẹ̀ ayà náà ni kalibari sí hajji búrú sí jẹ́sẹ̀ wèrè ẹ̀yin musulmi ẹ má dáwọn kèfèrí lóhun o ṣẹ́wárí pé ọwọ́ àwọ̀bọ̀ ta máa ń ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ míì wà àwọn kèfèrí náà ń sọ tí kèfèrí bá sọ kò ní àfẹ́ẹ̀tì wa tó kẹ́nìkan tó láfàá lòun bá sọ worst jọ kèfèrí yẹn lọ

káfílẹ̀ káwọn yẹ́ dẹ̀rù an bí Allah subhanahu wa ta'ala kó sànú wa so iṣẹ́ hajj dákun wọ́n tó bá ti múra umra àbí hajj dákun má dáwọn kèfèrí lóhun iṣẹ́ àwọn gáyọ̀ta ọlọ́run yẹn òun làwọn náà ń ṣe o nǹkan kan náà sì láwọn méjèèjì má dáwọn lóhun o ma múra hajj tẹ́ kalẹ̀ dákun tó bá lóbẹ̀ kọ́ wá wórú sẹ̀kínà tó ní wá wórú wọ́wọ́ Allahu akbar bọ̀ inú mi tún wá dùn tó bá fẹ́ lọ sí hajj yẹn kọ́ ti kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́dọ̀ àwọn onísúnà kan tó lọ má tún lọ bẹ àwọn ọ̀tá Ọlọ́run kan tó dúró síbẹ̀ náà tán dúró dìọ́ bẹ̀rẹ̀ ti ṣe launching ni àwọn ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀yìn àwọn o àwọn alásàlátù náà máa ń lọ bẹ̀ à tí wọ́n gbà so kíyàn sin lọ́wọ́ bá dákẹjá sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala díẹ̀díẹ̀ ni ẹtùmọ̀ wọ́n ẹtùmọ̀ tó tún jáde láìpẹ́ ẹ̀wọ́n tún lè ní wọ́n tún bọ́ sórí ọ̀rọ̀ sọ̀láà wọ́n tẹ̀ ti sọ̀rọ̀ sọ̀lá náà rí gbogbo ìtẹ́sọ̀ yẹn wọ́n ti sọ tẹ́lẹ̀ náà rí wọ́n tún tún sọ báyìí ni wọ́n tún jẹ́ kó tún lágbàá ni wọ́n gbọ́nà kọ́dà sàábì àyẹn tó ti bínú ẹja tún máwọn nǹkan míì mọ́gbàtànjẹ́ wo wọ́n gbọ́rọ̀ wọn mára àwọn èyí tí ó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ti ti wá àwòbọ̀ sàlàyé pé yọrọ ni aburúdẹ̀ ni àhán àdẹ́nà ó oníwèrè ní ké sí wèrè ní ké labbaik allahumma labbaik labbaik allahumma ọlọ́run mo jẹ́ pè rẹ o ìtumọ̀ rẹ̀ ní ẹfà labbaik allahumma labbaik ọlọ́run mo jẹ́ pè rẹ o mo jẹ́ ìpè rẹ ìwọ ọlọ́run la sharika laka labbaik ó ní òkè kọ́íkọ̀ ya ìlú tẹ́yìn ẹ̀yìn súfì wèrè mọ́sánkọ́ kọ́íkọ̀ ya ìlú tẹ́ mọ́sánkọ́ falifala ya fatafatafata ya ìlú ńkọ́ bẹ̀m̀bẹ̀ ya ìlú ńkọ́ bàmbàyá ìlú ńkọ́ sí labbaik Allahumma labbaik wà lọ́rọ̀ wèrè bẹ̀m̀bẹ̀yá ìlú tẹ́mẹ́ ń sọ ńkọ́ aláàrin yìí kọ́lọ̀n kó sànú wa ni wallahi kọ́lọ̀n kó sànú wa ni kọ́lọ̀n kó sànú wa ni subhanakallahumma wa bihamdik shadu